أتبعه مجيبا إليه ثم إذا قوله نعمة منه نسي ما كان يدعو من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل كما تعبكم لثقلينا إنك من أصحاب النار

وأرض الله واسعة Ọlọ́run ní wọ́n ìdá mẹ́sọ̀ ìsáànà dúró tó ti bá pààyàn. Tí a bá ti nù, ọmọ rẹ̀ bá kú, ọkọ rẹ̀ kú, tí àwọn rẹ̀ kú, ọmọ rẹ̀ èèyàn tí ó gbádùn, tí bànújẹ́ bá pàá. ìgbà náà yọ́ wà máa lọ mọ́tọ́ láti yọ́ máa kí o yọ́ máa gbà ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run jẹ́ tí wọ́n pè ní gbàgbó Àmá bá ti rọ mọ́nìyàn tán, ẹ̀rẹ̀ pípò rẹ̀ bá sọ tán, ẹ̀ tára bá lè tán tó sàgbèsè tán wọ́n bá pẹ̀lú ọ̀rọ̀. Ní ọba ní lọ́mọ́sọ́wọ́ sínú, ní ọba ní sàtúwàmà, ọkọ̀ wá bí àtẹ́ ọmọ wọn ráyé. Ìgbàdá ni ọwọ́ arájúgbà ẹgbà tí ìṣẹ̀lẹ̀ náà tẹ̀lẹ̀ asáré dé kìíní, àfèyí náà kún ni, ẹ̀ẹ́ ọ̀tùgbà ọgbọ́rọ̀ náà nù. Kọ́lẹ̀bà àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àwọn náà tó bá bẹ lọ́wọ́ ní òní. ọlọ́run ló dàpọ̀ mọ́ aláwọ̀ ni máa máa pàtàkì rẹ̀ bí ẹ̀nà máa jẹ máa mú àwọn rẹ̀ ń bẹ láka átọ̀tọ̀ mú padà. kọ́mọ́ bá àdúgbò ní ìyá wa táàrẹ̀ bá mọ pọ́tí lọ́wọ́ sí ooru. ẹ̀ tó ní ẹ̀ẹ́ tọ̀ ẹ Ǹjẹ́ ẹ fi wúra wọn ẹni tí ń dúró lóòrùn sí náàfílà tẹ́lù tẹ́lù kò fọ́lọ̀ tó sì jẹ́dá fọ́lọ̀ sí àmá àmá níwàdí orí ẹ̀rá ìtọ́ bá sọ tẹ́ẹ̀kọ́ àlejì wúrú. Tí ń bẹ̀rẹ̀ àkí àmọ̀ pé ìtọ̀kàlá pàdé ọlọ́run nígbà kan. ẹ̀bàtà fún ń jẹ sí mọ́ ọwá yẹn kí pẹ́kútọ́ mọ́ rẹ̀ ọgbàgbé àwọn ọ̀tá ni tí ó ti fún oṣù tó mọ́ bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀yìn ni ǹjẹ́ alẹ́ fẹni tí ìsìtọ́lọ́ orí ẹni tí ìsìtọ́lọ́ tí ń ṣe rọ̀. Ẹni tí ó ti dáwọ́ ẹni tí ó dáwọ́ sọ o. a Ẹ̀rí ọlọ́run tó gba ọ̀rọ̀ tó pẹ̀lú ọlọ́run tó ṣàìsùn tó rọ́yà sí jojúmọ́. Ẹ̀dàpọ̀ mẹ́tí wọ́n pẹ̀ ìsinmi ọdún ẹ̀fọ̀rọ̀ ọlọ́run méjì ó dínkù ààrùn. Ọmọ tó wà nìmọ̀ láti tẹ́lẹ̀ àtọ̀lá tuntun wọ báyé àti ń ṣe orí ìjì tó rà sí ti ìjọjúmọ̀ kò tó rẹ̀ fún ìsinmi. Ọlọ́run ló ń bẹ lẹ́yìn mọ́sùn mọ́sùn fọ́mọ rẹ̀ mọ́sùn fọ́mọ rẹ̀ pàápàá. ibi kan bá lè fún ní ibi ìbò mẹ́ tó rọ ẹ̀tùtẹ́sì ní owó pa. Àyíwà gbogbo ìsọ́. Ọlọ́run ní ẹni ọlọ́run, a máa sọ̀sán àṣẹ́pẹ́ àpẹ́pẹ́ rẹ̀ sọ́lá ọmọ ògbọ́n Bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run sọ gbèsè wà. Wọ́n kọ̀lọ́ ọlọ́fún wa. Wọ́n kọ̀lọ́ ọlọ́fún wa. A mi yóò tókò nílẹ̀. Àkọ́dàbọ̀ ni pé ẹ̀sànú. Tí wọ́n máa rẹ̀ pọ̀ nínú ìgbòhùn. Ẹ̀sẹ̀ á nílẹ̀ agbára. مالك يوم الدين اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم في سورة زمان مؤقتة قال سورة ابراهيم عدي وراه فرجع وطبع نسوه راح صوفنا لا انا شافا لا مقدم من كيلو يقول الله Bàbá alẹ́yìn ní ọ̀gbọ́ngbà kan bàbá onúgbò, bàbá ní èdè àpá tọ́lọ́wọ̀n wọ́n ń ṣe. Wà á jẹ́ kí làgbó Ọlọ́run ní àjọ́ ìgbà Gbogbo ẹni tí ọlọ́lẹ̀ ìtàlùkáwà nígbòlò àríkáwà ní ọ̀sọ̀ fún ọ̀pọ̀ mẹ́bùlà síse ní oríṣòro kí ọ̀sá tí ó ti sọ ọ̀tá lókó ọ̀tọ́wọ́sán pẹ̀lú àwọn òwúrò tó jẹ́ òwúrò ọ̀tọ̀sọ́wọ́ tó sàgídí ọlọ́run ọ̀sọ̀ fún òwúrò àwọn táríkà báyìí tó sọ wàhálà tí òwúrò Ọlọ́run ni ẹṣẹ́ sùúrù, ọmọ ọmọ tẹ́lẹ̀ ìmọ̀ kankan ọ̀sẹ̀ ìrìnlọ́wọ́ ń bẹ̀. Eré pàtàkì pé orí ilẹ̀ ayé fún mọ́ta ìlọ́lá, mọ́ta ìlọ́lá, mọ́ta ìlọ́lá, ìsábàbọ̀ ọ̀hún. Lẹ́ni ọlọ́run ti ṣe pé ọlá fún àwọn tó ṣáájú rí tó rẹ̀ ọmọ tálíkà, ọmọ àtẹ́jẹ́ jẹ́ gọ́ọ̀fún àyẹ̀lẹ̀ ọmọ tálíkà ọmọ ìwòsílẹ̀ lórí gbàgbà. Ẹgbọ́ ìyàwó àwọn ọmọ tí ń jẹ tó gómìnà ẹjọ́ ẹ̀rọ ọmọ láti nú wọn nítorí pé kí ni ìyá jẹ lọ́pọ̀ wọn ọlọ́wọ́n dá wọn lọ́wọ́ dìbò wọn wọlé irú irú kọ́bà wọn lọ́pọ̀ àti yóò sì fún iná àwọn ọlọ́wọ́n já wọn mọ̀ lò ẹ̀yẹ kan wá di gómìnà náà ní sí kò ní màlúù ẹ̀yẹ tó gbọ́n ní sọ́ta olùyẹ lọ́wọ́ kọ̀ padà yóò fi tẹ́sí ńláńlá kò sì ní sí pa oṣù yóò ní ara náà Tẹ̀síwájú. Ọlọ́run náà padà sẹ́ ilẹ̀ fún a sì jẹ́ kí ẹ̀sìn wọn kó di tí ó rọrọ àyàkìrò ni. Ọmọ lẹ́nu aláàrẹ́ta ọjọ́ ọdún rọrọ ẹ̀rọ ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n ẹ̀rọ gbókọ̀ rẹ̀ ni. Ọdá Gbogbo tí ń bá ilẹ̀ lù wọ́n sọ́dí fàákalẹ̀ fún ìkọ̀wọ̀ ọ̀gọ́lọ́. Ọwá yẹ gbogbo ọmọ ẹ̀ta ní kó lè dáadáa. Ẹni ọ̀tọ̀gbì ọlọ́wọ́ sọ fún ẹni tí ó fi sọ lọ́wọ́ bí orí sọ ọ̀rọ̀ ìrọ̀ ẹ̀mọ̀ sùn ní ẹ̀ẹ̀lú sọ́lọ́kọ̀ lóòmọ̀ ọlọ́run yóò jẹ́ ẹ̀bùn mọ̀ ní ẹni ọ̀rọ̀ ní ọ̀rọ̀ Àmá ọmọ tó bá dúkọ̀ ọmọ kàbára sáré sáàríkà, ẹn tí ọ̀rọ̀ arẹ́kù ni ọlọ́mọ ọ̀rẹ́ ọwọ́ ìwádìí kún náà, àwọn ọlọ́pàá lè gbọ́ ẹ̀bọ́. Ẹgbọ́ ẹ̀kọ́ àtọ́wọ́ sí ìkẹ́lọ́ lódé owó, ìmọ́lẹ̀ lódé owó. ọjọ́ ìwọ̀n ọmọríkẹ́ pẹ̀ ní àyíká èyí ṣe dáàrí nínú orínú ẹgbẹ́ náà wọ́n gbà tọ ẹ̀wà ní gbọ́lọ́kọ̀ yìí nígbà gbogbo ọ̀rọ̀ gáríjì kẹkọ́ àyíṣìn àbí agbára yóò kó lè ọmọ kọ̀tá káma gbogbo káma jọkọ́ mú wá sí káma máa rí gbogbo títì yọkú bẹ́rẹ̀ ní kọba wọn lèyí ṣe rẹ̀ ní ṣùfà ẹ̀rí sọ máa lè ọ̀dí nì gbogbo èyí sí àmànà ọ̀dọ́ láàrin o sí àmúṣù fún mẹ́lẹ̀ yìí torí tí ilé ìwé ìwé ọlọ́pùpù ọgbà ọ̀dọ̀ láàrin wọn ọmọ àmọ́ jíjẹ́ kékeré tá máa rí àárín wọn ẹsẹ̀ yìí sì wọ́n lẹ́jà gàmọ̀rí oúnjẹ fíjọ́ rẹ̀ tó gbójú fíjọ́ ẹ̀sìnkú pa àtọ́rà ní ọjọ́ rárá ọ̀rọ̀ lọ́pọ̀ náà tí ẹ̀rọ jẹ́ ìròyìn lẹ́yìn orin kọjá o ẹ̀tọ́ra ní jẹ́ fẹ́ra ń sọ̀rọ̀ lọ́tẹ̀ ẹ̀sìn àwọn náà nígbàmbà rí ogun kíkí wọ́n á lọ́gbé lọ́rùn kọjá ìlú ìṣòro wà ní àmúra kékeré wà á fẹ́ lọ́mọ̀bọ̀ kí ni kí ni kí ni tí wọ́n kàn lẹ́yìn wá kí mo sọ látàkì Ọlọ́run ní ẹ̀wọ̀n ẹ̀jẹ́ orí ajá ọ. Ẹ̀wọ̀n tó nígbà jẹ́ wá pẹ̀ náírà sí fánù sí ilé wá ṣọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbẹ̀dẹ̀ ẹ̀wà ní kí ọmọ ó pẹ̀rọ mọ́ ọmọdé tí ó ní dáwọ́. Ó lè wọ kàkẹ́ ní yọ ọ̀rọ̀ náà yìí tó wọ́n nìkan wọ kàkà. Dáwà lẹ́kìn ẹ̀rẹ́mì tàbí ni wọ́n ti yọ. Ẹ̀rọ ìrìn tó wọ kàkà, ìyá tí ẹ̀lẹ́ta tí wọ́n wọ kàkà ń kọ́ tó ti yọ. Ẹ̀yìn lókun náà yọ ọmọ ìdínà orí náà tó wà kàkàkọ̀ ọjọ́ ìyọ́kù níjọba rẹ̀. Àti ọ̀rọ̀ súnlẹ̀ tẹ̀lé tí máa jíṣẹ́ ọlọ́ọ̀gùn gbọ́ ẹgbẹ́ ìkọ́kọ́ wọ́n lọ́wọ́ ọkọ̀ àìní ní mọ́já gbẹ̀yẹ ẹjẹ́ máa ṣàkọ̀ọ́rọ̀ ọlọ́mọ fọ́síkọ̀ àjọ pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ọmọ alàmẹ́ kí ya kala Allah ya ta ni fura wa mulu kawai su ko kama su ba da shi. Ọlọ́run ló bọ̀nà mọ̀ wá tó ṣe bá ń bẹ́bà yìí tó ṣe fún wa. Tó wọ́n mọ̀ pọ́lá ibi yóò sì kó bá ń bá lẹ́lẹ́ yìí. Ẹ ṣe dá o. Ẹ ṣe dá A ti tó tọ́kọ títí Ọlọ́run fi sí, á dìlẹ̀ tẹ́lú ni àwọn àtàkùn dáa. Ọjọ́ bá tí ó dáadáa púpọ̀ pẹ̀lú àmì ẹlẹ́gbẹ́ ti kẹ̀ ní. Àwọn aláìrọ̀ ọ̀rẹ́ àwọn ọ̀sọ̀kú ọmọ àpá àwọn tí ń jí lẹ́rẹ̀ wọn. Ó wà sí wájẹ́ lè àríjọ ọ̀rọ̀ mú àwọn àwọn arẹ́lẹ́ta ojú ọ̀rọ̀ ògbò mẹ́ta olóòrùn ẹni wọ́n tàbí sínú ọ̀rọ̀ rẹ̀ ní tọ́gbọ́ Ẹgbẹ́ mẹ́sì tí ó tí ó tí ó sí àwọn ní ọkọ̀ ní lálálẹ̀. Àwọn tí ó sàbí náà fẹ́rẹ̀. Ẹ̀yà wọ́n wá sí ọkọ̀ mẹ́ta, ẹ̀yà sọ́wọ́ lálálẹ́ Kálẹ̀ ìjọ máa ara gbogbo

Ọlọ́gbẹ̀rẹ̀ ni ọlọ́run tó ọrụ gbọ̀rọ̀ ni ọlọ́run kọ́ ya jíjí gójíjí ọ̀tàjú gójíjí ọgbàtọ̀rọ̀ ìtàṣíwà sí tàṣí fún inú. Ẹ̀sẹ̀ mọ̀dárí wọ́n pẹ́ bẹ́ ọ̀fà sọ fún inú rẹ̀ alábà ọ̀rọ̀ sáàbì ìrọ̀lẹ́ ní wọ́n lóbi káníkíṣẹ́ ohun ògbúnà ọ̀sán sínú oṣojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ará yìí pẹ̀lú náà mọ́ àti ńláńlá àmọ́ èyí tá àti ní dòrò yìí bọ̀ ní pé ọmọ àwọn ọmọ fẹ́ràn ẹjẹ́ bá Allah, Allah, Allah. Ẹgbọ́n sókè Allah. Ẹ̀tọ́gbù Allah, Allah. Òjúrò ọlọ́run Allah. Ọba tó rẹ̀ wọ́n Allah. صلاة يا الله الله أعلم يا الله وما هو يا الله وما هو الله إني رأيه يا الله وما طلعه يا الله وقوته الله ولا تؤذني الله ولا تؤذني الله وفلا يؤذنها الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله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 عليه صلاة الله عليه عليه الصلاة والسلام أو قطع اللهم إنك عفو kọ̀kọ̀rẹ̀ kọ̀rẹ̀kọ̀rẹ̀ àwọn ọmọbìnrin náà ṣe àwọn ẹ̀ṣẹ́ wọ́n ti tẹ́tẹ́ ní jẹ́ ìdíjẹ̀ ìgbọ́sọ̀run ìgbọ́sọ́lù owó ìgbọ́rọ̀un wọ́n ní ẹgbẹ́ dáwó ìgbàwọ́n àti ọdún táwọn owó ìgbọ́rọ̀ ọkùnrin àpọ̀ náà gbọ́nà àwọn kìkìkì ó pa ọmọ wa sínú ọfiṣẹ́ ọgbọ̀n náà ni wọ́n mú kalẹ̀ owó ìgbọ́rọ̀ wọn ṣe dáadáa ọlọ́run ní àṣírí wọn ọlọ́run ní jẹ́ òkúkú wọlé dáadáa láàmà rí ara wọn ọlọ́run nípọ̀lọpọ̀ ọlọ́run tí ń bẹ́ lọ́rin tí ń bẹ́ bàdàn tí ń bẹ́ kánò tí ń bẹ́ káàkiri sàrúdí tí ń bẹ́ lọ́dọ̀nù ọlọ́run àjọ ọjọ́ ọlọ́run اللهم الله إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني Ọ̀rọ̀ ọmọ náà, àǹtàrọ̀ yáà náà. أنظرنا على القوم الكافرين أعف عنا أغفر لنا وارحمنا أنت مولانا بسم الله الرحمن الرحيم orúkọ ọlọ́wọ́ bá jọ pé ọba àtàkì ọ̀run. Gbogbo àwọn ọba aláyé nìsìn kálukú òsì tilẹ̀kùn rẹ̀ fáwọn òyí. Ọba Bukama tó wọ́n ló sọ irú. Owó ọlọ́run ọba títí lọ́wọ́ àkúgbò ẹni tí ó wọ́n. Ọba tó dáwà. Wọ́n tó mọ̀ jùlọ. Gbogbo ọ̀ràwọ̀ ló ti wọlé. Ọba mọ́ وأنت العلي القيوم الذي لا تعوزه سنة ولا نوم إذا lẹ́tọ̀ọ́ sí yàrá wọ́n lẹ́tọ̀ọ́ kó wọ́n ni a fẹ́ ìta ní ọ̀hántà àhápò ìwọ̀n ẹ̀mẹ́ta àtàhàmàlù ìjọ́ ìjọ́ ìkẹrẹ́mù tọrẹ ìwọ lọ́ba rẹ̀ sókè. Ẹ̀tọ́ wà àdúrà ṣe àwọn ọmọ. Ẹ̀tọ́ wà sókè ní ẹgbẹ́ ọwọ́ nílẹ̀. Àtẹ́wọ́ sókè ẹ̀yàjú ọwọ́ lẹ̀ ni ẹ má di wọ́. Ẹ láì náà. Ẹ wá máa Àfàlásẹ̀lá ààrẹ fúnra lọ́pọ̀ òkúkù fọ́dílíkà. Lọ́pọ̀ sọ́ọ̀lù rúnà. Wọ́n àmàtíkà. Àrẹ́bà lè mọ́ kí sòrò rúnà. Ìláyé ìyá jẹ ìsìlẹ̀ àfúrà. Àríkí ní lápá ìwọ̀n ìwọ̀n àwọn aláìní la wà ń bẹ̀. àtàmúnù nábílọ̀ gàjọ́. Ọ̀rọ̀ ní Mùsùlùmí. Wọ́n ọlọ́run ọba ò ẹlẹ́sẹ̀ níwà. Wọ́n ní ìsìnlẹ̀ ọ̀rọ̀ hámọ̀rọ̀ mọ̀rún mọ́bà. Ta ní kẹ́ ẹni tó bá sẹ̀ ìtàlónìsàánú. Ìsáàjẹ̀ ìtàgbé bá àrùn ìṣòro

وفاز القوم وقاموا ومكر موسورا ونحن حبيبك نحن حبيبك المسلمون ارحمنا بآمتك يا رب العالمين يا رب العالمين الفاتحة wà lára ọmọ wọ́n fẹ́ wà lára ọkọ wọ́n fẹ́ wà lára ọkọ máa ní kí wọ́n mú tó owó akọ̀lẹ́kùn owó akọ̀lẹ́kùn wọ́n fún ọ̀rọ̀ akọ̀lẹ́kùn